إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدجدج ببوكوه طلابا نكسسوني ọlọ́wọ́ bá tó sọ pé òun nìkan náà ni ó tọ́ sí ìjọsìn ní sánmà àti ní orí ilẹ̀ a ń tọrọ àlékún kẹ́ àti gẹ́ ọlọ́wọ́ bá fún ẹni tó jẹ́ ẹrú ọlọ́wọ́ bá àti òjíṣẹ́ ọlọ́wọ́ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tá nífẹ̀ẹ́ ẹni tá ń bẹ tí ó kókó apapọ̀ máa lójú ọgbẹ́ndì òjò tó ṣe pé kò sí nǹkan tí ó ṣèyàn láǹfààní àyàfi ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam lódodo àti pẹ̀lú ìsàfọ́mọ́ ìtẹ̀lé fún òní kasoso eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí òun náà ni àwọn nǹkan tó jẹ́ àbí jẹ́ Islam gangan àwọn orísìírísìí àwọn àlàyé ká fi yànnàná ká fi ṣàlàyé fúnra wa ká fi tàmálẹ̀ sí kí ni nǹkan tí ń jẹ́ ìsìláàmù gangan fúnra rẹ̀ eléyìí in tó fi fẹ́ wáyé òun náà ni láti oríṣiríṣi àwọn request oríṣiríṣi àwọn ìbéèrè fún tó ń látọ̀dọ̀ àwọn èèyàn pé ah, irú nǹkan báyìí ó yẹ kí àlàyé wá lórí ẹ̀ irú nǹkan báyìí ó yẹ ká kí àlàyé wá lórí ẹ̀ ó yẹ kí èyàn lè ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn láwọn oríṣiríṣi àsìkò láwọn oríṣiríṣi ìgbà ni a ìbèrè fún nǹkan báyìí ni ó ń wáyé lọ́tún àti lọ́sì kódà débi pé ìkannú àwọn tí ó ń bèèrè fún kíní pé òun ti ẹ̀ fẹ́ nǹkankan tí ó ṣàlàyé pàápàá islam fún ẹni tó jẹ́ òbí òun pé àbí ṣe sí kíní bùkátà pé bóyá kí ó bùkátà sponsoring kan ni àbí nǹkankan àti yàn sí jẹ́ kóyé pé kò bùkátà sponsoring kankan àsìkò náà ló bùkátà tí èyàn bá ti tọ́nà bá bá tó bá ṣe àsìkò fún yàn tí a bá jòkó láti fi ṣàlàyé àwọn kìíní láti fi yìnàná rẹ̀ fún wa tàbílọ́wọ́ bá kó jogun ikhlasi fún wa kó jogun àníyàn dáadáa fún wa kó sì jogun ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam kó jogun ẹ̀ fún a bá ti ní ohun jà méjèèjì à èyàn a fi fẹ́ àwọn síríìsì àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí láti fi sàlàyé kí ní jẹ́ islam gangan ìbéèrè kejì tí ó wá síwá lẹ́mìí pé kí lé tàà fi nídìí ìta ní bùkátà sí káàtì ẹ̀mọ́ kí ní jẹ́ islam gangan sáà kí ń ṣe mùsùlùmí ni ṣe mùsùlùmí kọ́ ni wá ni kí ló tún dé kí la bùkátà ká tún nípa islam bẹ́ẹ̀ tí a bá ti fi shahada rinlẹ̀ tó sì fi ìjọsìn rinlẹ̀ fọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo tí ó sì pe nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ bá gbogbo tí kìíní ẹ̀ ọba jẹ́ tí ó bá ti pe nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni mùsùlùmí ni a ṣùgbọ́n in tí oríṣiríṣi àwọn ìròrí àti oríṣiríṣi àwọn ìpèpè láwọn èèyàn ti dà papọ̀ mọ́ nǹkan tí ń jẹ́ ìsìlámù láyé lónìí tí annabi sallallahu alaihi wasallam sì ti sọ ilé ìkàlẹ̀ fún wa so ẹni tí a ìmọ̀ rẹ̀ ò bá wá tó bẹ́ẹ̀ gẹ́ àbí tó ṣe pé ibi tóhun gangan fúnra rẹ̀ gan tóhun gan ibi tó dàgbà sí irú àwọn nǹkan báyìí náà ń pè ní Islam nínú àwọn nǹkan tó ṣe pé àwọn oríṣiríṣi àwọn èyàn nǹkan táwọn èyàn ti dà papọ̀ irú ẹni báyìí lè mọ́mọ́ o irú ẹni báyìí lè mọ́mọ́ o oríṣiríṣi oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ lèyàn lè mú wá tí yàn fi ṣàlàyé ilé pé in tó fi bùkátà kéyàn ṣàlàyé in tí ń jẹ́ Islam ni ìkànnà àwọn àfáà nígbàtí Ah, ìkanná àwọn èèyàn láfíríkà tó lọ ṣe hajj tó lọ fún hajj nígbàtí ah, ó wà wà lẹ́gbẹ̀ẹ́ àfáàyàn nígbàtẹni wá ń bẹ lọ́wọ́ bá lára wọn kan tó wá fi ń bẹ lọ́wọ́ bá ní pé à ah, ó wá ń pè wòlí lágbájá wòlí lágbájá wòlí lágbájá pé à ṣe báyìí fún mi ṣe báyìí fún mi yálà kó ma pẹ̀lọ́ ọba nǹkan mí ní ń pè àfáyíwá súnmẹ́ni yìí pé ah, ẹni yìí kìí sọlọ́run ní ń pè wọ́n wá pè wọ́n wá sọ fún pé ah, kí làwọn nǹkan tó ń pè wọ́n bẹ́ nìkan tí ó mọ̀ bá tí ó mọ̀ tú in tó ń sọ fún wọ́n wá wá pé kí làwọn nǹkan tó ń pè ó ní ah, eh, àwọn ó àwọn ẹni ọlọ́run ló ń pè pé bá dùn àwọn ó ṣe tètè gbà ni wọ́n láfà yíwá jòkó fún àìmẹ́yẹ wákàtí na wọ́n bẹ̀rẹ̀ sí ń sàlàyé fún pé ah islamu báyìí ni islamu báyìí ni islamu báyìí ni islamu báyìí ni wọ́n nígbà tí wọ́n wá sàlàyé fún tán tí wọ́n yànnà náà fún lẹ́ni tí lẹ́ni tóun náà tọ́kàn rẹ̀ sí fòdòdó sàpé ń bẹ nínú èèyàn tó ṣe pé inú àwọn èèyàn tó ṣe pé ọkàn rẹ̀ ṣetán láti gbòdòdó ń tòótọ́ but ẹlòmíì náà náà ti di ọkàn pé òun ò tiẹ̀ fẹ́ kankan so ọlọ́wọ́ bá sì sọ́nú alkùránul karim ọlọ́wọ́ bá ni walladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n ń ṣe gbìyànjú sójú ọ̀nà ọlọ́wọ́ bá àwọn látọ̀ sójú ọ̀nà wa ń ṣe gbìyànjú sójú ọ̀nà ọlọ́wọ́ bá àwọn látọ̀ sí ojú ọ̀nà wa ìwé ní báyìí nígbà tọ́kàn rẹ̀ níwò ti di pétọ̀ à ń lórí ẹ̀yìn náà ni ó ọkàn rẹ̀ ṣetán láti gbòdodo nígbà tó ń sàlàyé fún tán ló bẹ̀rẹ̀ sí ń búra pẹ̀lú ọlọ́run bá pé olóhun ò gbọ́ rí láyé òun orí tóhun mọ̀ láti gbà tóhun ti wà ń kékeré tóhun fi dàgbà ju bí tóhun dì lónìí òun náà ni pé táwọn bá ti fẹ́ bẹ̀lọ́n o àwọn wòlíì oríṣìíríṣìí àwọn kẹlà wọn máa ń pè òní tóhun ti wá gbọ́ yìí òun ṣetán láti fi gbogbo ẹlẹ́ wípé ìsìláàmù ò ní kankan ṣe pẹ̀lú gbogbo eléyìí o ṣe mọ̀ pẹ́rú ẹni báyìí náà tán bá sọ fún pé wọ́n fẹ́ sàlàyé kí ní islam yíò mọ̀ pé à ah, islam tán bí wa sínú ẹ̀ islam tá ti odun, ogójì ọdún tá ti lò ọgbọ̀n ọdún oríṣiríṣi tá ti lò àìmẹ́yẹ ọdún nù rẹ̀ sóhun lè nìkan wà sàlàyé fún wa ara ọ̀ bẹ́ẹ̀ ni islam in tó rọrùn ni islam in tí ó simple ni islam in tó dùn gbọ́yé ni ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan ló ti rò papọ̀ mọ́ torí Ṣaitọ́nù ẹni tó jẹ́ ọ̀tá wa yìí ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ yìí ó ti ṣèlérí níwájú Ọlọ́run Ọba pé àlóhun ó ṣì wọ́n lọ́nà ni gbogbo ọ̀nà lòun ti wá bá wa gbogbo ojúpẹ́nà tó wọ́n bá lè gbà tọ̀wáwá gbogbo ẹ̀lú wọ́n fi tọ̀wáwá summa la atiyannahum min bayni aydihim Ṣaitọ́nù ní sọ báyìí wájú Ọlọ́run Ọba ni pé ẹ̀dàkù tí ẹ̀ bá lérí wájú ọmọ kékeré gẹ̀ẹ́ tí ẹ̀ bá lérí wájú ọmọ kékeré pé òun ó ṣe nǹkan ṣe ń pé lára àdámọ́ ni pé yóò fẹ́ ṣe kìíní ẹ̀ a ń bèèrè tàṣí ẹni tó lérí wájú ọlọ́run ọba ìpé thumma la'atiyannahum ní ìwà bá wọn sẹ́ wa wa an aymanihim ìwà in sì tún wá bá wọn látakọ́ òsì wọn ó wá ń búra wájú Ọlọ́run bá pé wala tajidu aktharahum shakirin ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì ní àwọn ẹrú rẹ̀ yìí tó gbé wọn lọ́lá lórí mi o ní rí pọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mòrè fún Ọlọ́run Ọba nítorí náà kí ẹ má wò pé à kí ni irú àkọọ́lẹ̀ wo Eh, kí ni kílẹ̀ nìkan tó fẹ́ sàlàyé fún wa nípa islam tó bá yẹ pé bẹ́ẹ̀ ni nígbàtí jibril lára àwọn ìgbà tí ìgbà tó gbajúmọ̀ jù tí jibril wá bá nabi wa muhammad sallallahu alaihi wasallam tó gbajúmọ̀ jù táwọn afọ́ ti máa kà fún yàn lórí láìmẹ́yẹ ìgbà jibril alaihi salam tó wá bá òjíṣẹ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam tó wá bẹ̀rẹ̀ sí ń bi láwọn béèrè ẹ̀ ní kí ni jibril bi annabi sallallahu alaihi wasallam so in ti jibril ma ń bi annabi ma ní pé a ah, kí ni jẹ́ islam kí ni jẹ́ iman kí ni jẹ́ ihsan ẹwọ̀n kamaye tó bá yẹ pé ọ̀rọ̀ islam tó ti hàn sáwọn sahaba so tó ṣe pé àwọn sàhábà tí ń ṣe tó ṣe pé àwọn sàhábà tí ń pèpè sí àwọn sàhábà nabi wa muhammad sallallahu alaihi wasallam tó bá yí pé kò ní bùkátà sí kí jibril tún wá ní kó tún wá sàlàyé rẹ̀ àbí kó tún wá jẹ́ kí òjíṣẹ́ ọlọ́wọ́ bá sàlàyé rẹ̀ fún wọn láwọn tó ti gbọ́ ìsìláàmù yẹnu láwọn tí wọ́n pèpè sí inú láwọn tí wọ́n ń ja ẹbọ lógun nìyẹn tí Jibril tún wá wá tó wá ń bèèrè gbogbo àwọn ìbéèrè yí ń pa islamu gangan fúnra rẹ̀ islamu gangan so ó fi ń jẹ́ kó yé wa pé kìí ṣe àdànù ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe intókàn kìí ṣe pé kìí ṣe intókàn yálà intókàn náà ni pé kíyàn mà kí ni wọ́n ń pè ní islam kíyàn mà kí ni islam torí pé yí ó bá fi là in tó bá ṣe pé òun lèyàn ó fi là èyàn gbọ́dọ̀ mọ̀ o in tó bá ṣe pé òun lèyàn ó fi là in tó ṣe pé kò sí ọ̀nà ọ̀nà àbáyọ ń bẹ̀ àyàfi kó ṣe pé kíní yẹn gangan náà lèyàn ó lò àbí kíní yẹn ọ̀nà yẹn gangan náà lèyàn gbọ́dọ̀ gbà àyàfi kíyàn mọ̀rú nǹkan bẹ́ẹ̀ o ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́run ni wa man yabtaghi ghayra al-islami dina ẹ̀ẹ̀rẹ́ni tó bá wá nǹkan míì tó yàtọ̀ sí ìsìláàmù lẹ́sìn o ẹni tó bá mú nǹkan mí tó yàtọ̀ sí ìsìláàmù lẹ́sìn o falan yuqbala minhu wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin yóò sì tún wà nínú àwọn tí ó ṣòfò ní ó sì dámi lójú pé kò sí mùsùlùmí kan tí ń jọ́sìn fọ́lọ́wọ́ bá àbí kò sí ẹni tí rán kan kóhun ó bọ́ lọ́wọ́ bá pàdé kan tó wá ṣe pé ó fẹ́ wà náà wọn tí ó sófò lójú ọgbìnde kọlọ̀mọ̀bá kó mọ́ sílé nípin ti wà kọlọ̀mọ̀bá kó gbé wa jìnà sílé so in tẹ́yàn ò ní fi wà nú àwọn ìpín báyìí ni pé kéèyàn ṣe so gbogbo wa náà lásì mà tọ́lọ̀mọ̀ wa nínú al-Qur'an al-Karim tọ́lọ̀mọ̀ bá ní inna ad-dīna al-Islām sọ́nà bá ní inna dínà inda Allahi al-Islam Allah ma sọ pé shahida Allahu annahu la ilaha illahu Allah bá ní òun jẹ́rìí Ọlọ́run ọba ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi òun ẹwùn kan Ọlọ́run ọba ń jẹ́rìí ìkánnú àwọn ẹni rẹ̀ tó ti síwájú ó ní ó mọ̀ sí ó sí fẹ́ni tó ti pé Ọlọ́run ọba ń jẹ́rìí ọlọ́wọ́n ọba ń jẹ́rìí ọlọ́wọ́n ọba ń búra fún bẹ́ẹ̀ sì ni kò gba bíbúra ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ń jẹ́rìí fún ọ ọlọ́wọ́n ọba ń búra fún ọ sì gba ìjẹ́rìí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní òun jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi òun wàlmàláíkà àwọn màláíkà náà ń jẹ́rìí wa ulul ilmi àtàwọn onímímà qa'iman bil qist àwọn tó sì pé wọ́n dúó pẹ̀lú déédé wọ́n dúó pẹ̀lú àbí wọ́n jẹ́rìí sí eléyìí lórí ìdó pẹ̀lú déédéé ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá tí wọ́n tún sọ ọlọ́ọ̀bá ni la ilaha illa hu kò sí ìǹkẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn àyàfi òun al-azizul hakim ọlọ́ọ̀bá ni al hakim ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n lẹ́yìn ọlọ́ọ̀bá wá inna dina 'inda Allahil Islam ẹ̀sìn ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ẹ̀sìn islamu ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ẹ̀sìn islamu so gbogbo eléyìí yóò jẹ́ kíyàn mọ̀ pàtàkì àti rírí ìmọ̀ nípa kí ni islamu òdodo gangan kí ni islamu tó ṣe pé tó bá yẹ pọ́hùn lèyàn ṣe tẹ́yìn wà nú àwọn tí ó là inú àwọn tí ó jèrè lójọ́ ọgbìn ni èyí tó burú jù òun ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ṣe islam láyé tó sì pé tó bá déwájú ọlọ́wọ́ bá sáfọ́ àwọn kèfèrí ọlọ́wọ́ bọ́ tó máa kọ́lọ̀ ma kó má ṣe ìpín tiwa lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì pé yóò máa pera rẹ̀ mùsùlùmí láyé bẹ́ẹ̀ sì ni sáfọ́ àwọn kèfèrí ni ó wà lọ́jọ́ ọgbìndẹ̀ o so annabi sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé eléyìí fún wa in tó fi bùkátà kéèyàn mẹ́ni ṣe mọ̀ pẹ́ni tó ṣe kèfèrí láyé tó bá déwájú ọlọ́wọ́ bá kò lè bá lójijì yóò bá lójijì náà o ṣùgbọ́n kò lè bá lójijì torí tó ṣe ló gbẹ̀san rẹ̀ ṣùgbọ́n tó rò pé òun ṣe ìsìláàmù tó rò pé ìsìláàmù lòun ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣe tó ṣe pé yóò tún wá déwájú Ọlọ́run yóò tún wá máa ah wọ́n sì ní ìsìláàmù náà sì pè fún wa o ìsìláàmù náà sì là ń ṣe o gbogbo ohun so in tó fi bùkátà nìyẹn kí ni islam gangan kí ni islam kí la ń pè ní islam gangan fúnra rẹ̀ kí wá ló fi tún fi bùkátà ká mọ ilé lára àwọn nǹkan tó fi bùkátà ká mọ ilé òun náà ni pé a ṣe rí ayé gangan fúnra rẹ̀ àti wíwàta wà nù rẹ̀ kìí ṣe lásán bẹ́ẹ̀ sì ni kìí ṣe lórí òfo àbí lórí eré yálà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba dẹ́dàá ọlọ́run ọba tó dá ayé yìí tó dá gbogbo nǹkan so ibi tí gbogbo ẹ̀tẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ìgbàpọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọlọ́run ọba ọlọ́run ọba kan wà tó dá gbogbo ayé ọlọ́run ọba kan wà tó sì pé òun ló dá gbogbo wa ọlọ́run ọba yìí dẹ̀ rí ó fẹ́ ká máa sìn òun so torí pé téèyàn bá ti téèyàn bá ti kọ́kọ́ gbọ́ yí pé ó nídìí tọ́lọ́run ọba fi dá gbogbo subhanahu wa ta'ala tó fi ṣe gbogbo nǹkan tó ìgbà yẹn lè yíò mọ̀ kí ni díyàn gangan fúnra rẹ̀ kí ni purpose yẹn gangan fúnra rẹ̀ in tó fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò gbà tọ́lọ́wọ́ bá gbọ́ in ma ń yára fún wọn àti pokùnso àti fayélẹ̀ torí pé àwọn gbà pé kò sí purpose nínú ayé so téèyàn téèyàn ò bá fi gbà pọ́lọ́wọ́ bá wà ó tún àpá yóò ní purpose nìyẹn in tẹ́ fi ráwọn èèyàn nìyẹn oríṣiríṣi àwọn ọ̀dọ́ oríṣiríṣi àwọn èèyàn wọ́n ń wá kí ni ìdí táwọn fi wà láyé gan oríṣiríṣi àwọn èèyàn wọ́n wá ẹlòmí o fọ́ọ̀mù purpose fúnra rẹ̀ ah purpose tó ń fi wà láyé ni pé kóhun wá ṣe nǹkan báyìí purpose tó ń fi wà láyé ìdí tó fi wà láyé ni pé kóhun wá ṣe nǹkan báyìí àti oríṣiríṣi oríṣiríṣi nǹkan ṣùgbọ́n téèyàn bá téèyàn bá ti mọ̀ pé ọlọ́run ọba ọba tó dá ayé ni èèyàn ń mọ̀ pé ọlọ́run ọba tó dá ayé tí gbogbo ẹwú bí gbogbo ẹ̀ ṣe bó ṣe gúnrégé gbogbo ẹ̀dá ọlọ́run ọba ẹwú bí gbogbo ẹ̀ ṣe gúnrégé bí gbogbo ẹ̀ ṣe bó ṣe tó bí gbogbo ẹ̀ ṣe ní ètò bí gbogbo ẹ̀ ṣe ó ṣe dẹ́mọ́rán ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ nú Qur'an ni ẹ̀ ni pé sun'ata Allahi allati sun'a Allahi allati sun'a Allahi alladhi atqana kulla shay sun'a Allahi alladhi alladhi atqana kulla shay ọba tó ṣe pé ó perfect gbogbo nǹkan atqana kíyàn perfect nǹkan so bí ayé yìí bó ṣe bó ṣe bó ṣe perfect tó bí ìṣẹ̀dá rẹ̀ bó ṣe ṣe rege tó pẹ̀lú ara wọn tó ṣe pé kódà débi nǹkan tó kéré jù débi atom débi nǹkan tó kéré jù àwọn nǹkan tẹ́yìn òní fojú rí èyàn rí pé ah kódà gbogbo ẹ̀tún ó tún ṣe déédé mọ́ra wọn ní tí ó jẹ ká mọ̀ pé àkòsí ó gbọ́dọ̀ lẹ́nìkan tó dá gbogbo kìíní ó gbọ́dọ̀ ní ẹnìkan tó dá kìíní so ìgbàgbọ́ nínú pé Ọlọ́run subhanahu wa ta'ala wà tó sì ṣe pòun gangan náà lòdòdó kìí kan sí pé ẹni tó bá sàṣàyàn rẹ̀ pọ́lọ́wọ́ bá wà kò sí o ìgbàpọ́lọ́wọ́ ọba yẹn wà òun ni èyàn ó fi mọ ta'ala torí ẹ̀dá yẹn ọlọ́wọ́ bó sì dáyẹ̀ nítorí eré ọlọ́wọ́ bá ń sọ nù al afahasibitum sí ẹ lérò ni annama khalaqnakum abathan nípa àkàdá yín láì nídìí láì ní pọ́pọ̀sì kankan àkàdá yín láì fẹ́rẹ́ lásán wa annakum ilayna la turja'un nípẹ́ yìí ẹ̀ sì ní padà wá sọ́dọ̀ wa nípẹ́ iṣẹ́ ìrọ̀pá àkàdá yín láì sí pọ́pọ̀sì kankan ẹ̀ sì rọ̀pẹ́ ẹ̀ ní padà wá sọ́dọ̀ wa so ọlọ́wọ́ dáwà láì láìsí purpose ọlọ́run bó sì dá ayé láìsí pé kò sídìí kankan kálà ọlọ́run bá ní wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin àdá sánmà àti ilẹ̀ àtàwọn nǹkan tó wà láàrin méjèèjì àdá nítorí eré o ọlọ́run bó dá nítorí eré o sọ́lọ́run bó bẹ́ẹ̀ sì ni kò kàn wà lásán bóò ni gbogbo ayé yìí bí gbogbo ẹ̀ bó ṣe gúnrégé pẹ̀lú ara wọn in tẹ́yàn mí sí mú in tẹ́yàn jẹ in tẹ́yàn mú bí a ètò ayé gangan fúnra rẹ̀ bóòrùn ṣe ń yọ bí alẹ́ ṣe ń sú bí gbogbo ẹ̀ bátẹ́gùn ṣe ń fẹ́ bí gbogbo ẹ̀ bó ṣe gúnrégé pẹ̀lú ara wọn bí àwọn ẹranko bí wọ́n ṣe ń bímọ bí àwọn irúgbìn bí wọ́n ṣe ń jẹyọ oríṣiríṣi oríṣiríṣi àwọn ẹ̀dá Ọlọ́run bá bí gbogbo ẹ̀ bó ṣe pọ̀ tó yìí àwọn èyí tó wà ní odò ní àwọn èyí tó wà lórí odò ní àwọn èyí tó wà lórí ilẹ̀ ní àwọn èyí tó wà ní ugbó ní bí gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run bá bó ṣe pọ̀ tó yìí kí àwọn ọ̀rọ̀ pé gbogbo ẹ̀ ó kàn ṣẹlẹ̀ látara látara accident ni látara pé nǹkan kankan ó kàn bẹ́yọ náà ni nǹkan bẹ́yọ láyé fi ń ṣẹlẹ̀ ìròrí ó jìnà sí láàká ìpúpọ̀ gan yàtọ̀ sí pé jìnà sí láàká ìpúpọ̀ kìí jẹ́ kíyàn lè mọ kíni ìdí tọ́lọ́run bá fi torí ẹ̀dá yàn kí ni ìdí tọ́lọ̀ọ̀bá tó fi torí ẹ̀dá ẹ̀ torí pé tó bá wò pé tó bá ti gbà pé ayé yìí ó kàn já wá ni kò ní gbà pọ́lọ̀wọ̀n bá wà tí ò bá sì ti gbà pọ́lọ̀wọ̀n bá wà o kò ní fẹ́ mẹ̀dí tọ́lọ̀wọ̀n bá fi torí ẹ̀dá wa but ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala wa so àwọn lárúbá ma ń sọ kí níka pé alba'ru yadullu ala al tí a bá ti rí àwọn orípa ràkúnmí tá bá ti rí àwọn orípa ràkúnmí a ti mọ̀ pé ràkúnmí àbí nǹkan kan ti kọjá lọ àbí nǹkan gùn kan ó ti kọjá lọ láyé yìí so wal atharu yadullu ala al masir so bẹ́ẹ̀ sì ni tá ti rí ojú ẹsẹ̀ èèyàn tàbá ti rójú ẹsẹ̀ èyàn àbí a rí orí pa pé èyàn ti kọjá bí àti mọ̀ pé èyàn ti rìn bí sí sánmà yìí tọ́lọ́wọ́ bá dá láìsí kankan tó mú odó ilẹ̀ yìí tọ́lọ́wọ́ bá tẹ́ pẹrẹsẹ oríṣiríṣi àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu ni ṣe kò dá lórí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó so ibi tó ti kọ́kọ́ gbúrọ̀ bẹ̀rẹ̀ ni

ọlọ́run bá sọ pé am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqu samawati wal arda bal la yuqinun am indahum khaza'inu rabbika am humul musaytirun am lahum sulamun yastami'una fihi فليات مستمعهم بسلطان مبين àwọn ayà ọlọ́ọ̀bá yìí tí yẹn bá ní bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ṣe lágbára tó tó fi ń pé subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá bẹ bẹ́ẹ̀ sì ni ọba òdodo ni bẹ́ẹ̀ si ni ọlọ́ọ̀bá ṣe mùsùlùmí gan wọ́n a máa wọ́n sà máa ronú kódà ìlúmí ìgbà wọ́n máa sọkún láwọn ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so gbogbo èyí tó fi ń hàn wá lára àwọn nǹkan tó tún fi ń hàn wá pé á Ọlọ́run Ọba ni ọba òdodo Ọlọ́run Ọba ló sì tọ́ sí ìjọsìn so wọ́n dá wọn látara ṣé wọ́n dá wọn látara pé kò látara nothing ṣé wọ́n ò dá wọn látara nkankan ni àbáwọn gangan na dára wọn àbáwọn na dá nkan so Ọlọ́run bá ń fún wọn ní option méjì báyìí Ọlọ́run bá ń fún wọn ní ẹsàsàyàn kanú méjèèjì ṣé ẹ wá látara kò sí nkankan ṣé ibi tẹ́ ti wá ni pé ẹ̀kàn jáwá wọn ò dá yín látara nkankan àbẹ́yìn gẹngẹlẹ dá gbogbo nǹkan sẹ́yìn pé tí tó bá yí pé ìdáhùn sí ìbéèrè méjèèjì tọ́lọ́wọ́ bá ń bi àwọn kèfèrí tó bá pé ìdáhùn náà ni pé ara ọ̀ ó túnmọ̀ pé Ọlọ́run bá ń bẹ tó sì ṣe pé ìdáhùn rẹ̀ náà ni ara torí tí yẹn bá sọ pé wọ́n dáhùn látara pé kò sí nǹkan kan òun kàn jáwá látara nǹkan ni kò bá láàká ìmú bẹ́ẹ̀ sì ni kò bá àwọn òfin tẹ́yìn táwọn àwọn tó ń pera wọn ní oníròrí olùronú yìí táwọn gan gbé kalẹ̀ kò bá mú torí pé lára wọn ìpìlẹ̀ wọn ni pé gbogbo ń tá bá rí gbogbo ń tá bá rí tó ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ lẹ́ni tó ṣe tó fi ṣẹlẹ̀ gbogbo ń tá bá rí tó ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ lẹ́ni tó ṣe tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ ok bá rí ní ṣe pé wọ́n of course ó gbọ́dọ̀ ti ṣe pé nǹkan kan ló gégi yẹn tá bá rí ọkọ̀ ń sin pé akànrọ́kọ̀ ń bì kan ó gbọ́dọ̀ ti pé ẹnìkan ló gbé ọkọ̀ yẹn síbẹ̀ so bó ní ó sì wá sí pé ọ̀rọ̀ ayé ẹ ti gbé gbogbo àwọn mẹ́jẹ̀mú ìkalẹ̀ fún sánmà tó wáyé pé àti ilẹ̀ àti gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run ọba débi tó kéré jù débi tó kéré jù tó ju wa ojú àwọn ọjọ́ ọmọ èèyàn lè rí tó yí pé Ọlọ́run ọba perfect Ọlọ́run ọba ṣe kó gúnrégé kó dánmọ́rin kí gbogbo ẹ̀ tó papọ̀ mọ́ra wọn tọ́lọ́wọ́ bá fi yẹra rẹ̀ pé fatabarakallahu ahsanul khaliqin pé á ti tóbi Ọlọ́run ọba ọba tó ṣe pé ẹni tó dáa nínú ìdáǹkan ni ọlọ́run so irú àwọn nǹkan báyìí ṣe irú ẹ̀ láwọ́ sọ pé à kò sẹ́nìkan tó dáa ó kàn jáwá látara pé kò sí nǹkan kanáà ni kò sẹ́dá fún so téèyàn bá sọ eléyìí èyàn fi mọ̀ pé kò mọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ sí ni kò ronú ni o bákan náà ọlọ́run bá tún wá ń bèèrè mí pé ok àbẹ́yìn lẹ dá gbogbo ẹ̀ sẹ́yìn lẹ dáa in tó sì dáwà lójú ní pé àwọ̀kọ́lá dáa in tó dáwà lójú ní pé àwọ̀kọ́lá dáa àwọ̀kọ́lá dálẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọ̀kọ́lá dá sánà àwọ̀kọ́lá dáa so gbogbo eléyìí yóò fi yé pé in tọ́lọ́wọ́ bá ń pẹ̀lú asákìsí ni pé Ọlọ́run bá ló dáwà sẹ́yìn lẹ dá sánmà àti ilẹ̀ bí gbogbo ẹ ṣe tóbi tó yìí sẹ́yìn lẹ dá bal la yuqinun wọn ò ronú ni wọn ò ronú bẹ́ẹ̀ sì ni wọn ò gbà àwọn nǹkan t'Ọlọ́run bá sọ̀kalẹ̀ wọn ò gbà lódodo so ìgbàgbọ́ p'Ọlọ́run bá subhanahu wa ló gbé àwọn èèyàn kúrò lórí rẹ̀ intannabi sí sọ fún wa ní o intannabi sallallahu alaihi wasallam sọ fún wa ní anábi ní kullu mauludin yuladu ala alfitra gbogbo àwọn ọmọ tí wọ́n bí gbogbo àwọn ọmọ tí wọ́n bí yuladu ala alfitra wọ́n ma ń bí wọn lórí alfitra ni kí ni wọ́n ń pè ní alfitra alfitra lẹ́sìn islam adama adama tọ́lọ̀ ọba tó dá ọmọ èèyàn lórí ẹ̀ ni wọ́n ń pè alfitra so òun náà sì lẹ́sìn islam so ọlọ́run ọba dáwọn lórí ẹ̀sìn islamu ni fa àbáwáàhù àwọn òbí rẹ̀ méjèèjì yuhawidani àwọn náà máa ń sọ di yahudi au yumajjisani àbáwọn ni ó sọ di olùbọ́gí au yunasirani àbí àwọn ó sọ di ẹni tí ń bọ isa ibn maryam so wọ́n sọ di nasọ́rọ̀ wọ́n sọ di christian so in tan nabi sallallahu alaihi wasallam sọ ni so àdámẹ́ ni Ọlọ́run Ọba ti dáama gbogbo ọmọ èèyàn kó gbà pé ah, Ọlọ́run Ọba ń bẹ Ọlọ́run Ọba to tọ́ sí ìjọsìn Ọlọ́run Ọba la gbọ́dọ̀ mọ́ ìjọsìn ṣùgbọ́n ṣe ìtọ́nù ló yí wọn kó ń bí ẹ̀sìn Ọlọ́run Ọba oríṣiríṣi àwọn ọ̀nà sí ní ṣe ìtọ́nù fi yí wọn kó so bí ṣe ìtọ́nù wá fẹ́ bó ṣe wá yí wọn kó yìí náà ó fẹ́ fi ìbànújẹ́ sínú ìgbésí ayé wọn tó gbogbo ẹni tí ò bá ti ní Ọlọ́run Ọba nínú ìgbésí ayé rẹ̀ kò sí ìbànújẹ́ ni ó ní ọ̀rọ̀pọ̀ rẹ̀ in ni ẹ gbogbo àwọn tí wọ́n gbọ́lọ́wọ́ gbogbo wọn láàrin wọn àárín wọn náà ni ìpokùnso ti pọ̀jù wọ́n máa pokùnso wọ́n máa gbẹ̀mí ara wọn láàrin wọn náà ni so láàrin wọn náà ni ìpokùnso ìgbẹ̀mí ara wọn ló ti pọ̀jù so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi wọ́n máa ń gbẹ̀mí ara wọn wọ́n kàn pokùnso torí kò wọn ò rí meaning sí life kò sí túnmọ̀ nínú life wọn so eléyìí náà gbogbo ẹni tó bá wá ìtumọ̀ fún life ẹlòmíì náà tó wá wá túmọ̀ ọ̀tọ̀ ni ìtumọ̀ tó fún ìsẹ̀mí ọ̀tọ̀ ni ìtumọ̀ tó ń fún ìsẹ̀mí so mùsùlùmí èyàn gbọ́dọ̀ gbàgbọ́ nínú pé Ọlọ́run subhanahu wa ta'ala ó ní ìdí tó fi dáwà Ọlọ́run bá dá gbogbo ayé ìfẹ́rẹ́ o bẹ́ẹ̀ sì ni Ọlọ́run so in tí èyàn gbọ́dọ̀ gbàgbọ́ ni in tí ó fúnyàn ní ni in tí ò ní jẹ́ kíyàn máa wádìí pé kí ni ìdí kí lòun tẹ̀fẹ́ máa sẹ̀mí fún gbogbo ẹ̀mí tó ń ṣe yìí torí ìjọ́mọ̀ èèyàn ọmọ èèyàn bọ́lá wọn bá ṣe dọ́mọ èèyàn yóò mọ ọkàn rẹ̀ yóò mọ béèrè fún pé kí lòun tẹ̀ ń sẹ̀mí fún náà ní tàfi rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n ti kó sọ́wọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà wọ́n ti kó sí bí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí pé kí lòun sẹ̀mí fún náà yóò máa wá kí kí lòun sẹ̀mí fún so oríṣi ibi tí tí ń rò pé òun ti òun wá kí ni ìdí tóun fi ń sẹ̀mí kí ni purpose nínú sẹ̀mí gangan fúnra rẹ̀ ibẹ̀ ni ó ti kó sórí ìṣiríṣi nǹkan sẹ́lómí yóò kó sáwọn àwọn tí wọ́n máa jẹ́ kó máa bọ́gí máa bọ ọmọ èèyàn oríṣiríṣi so ẹlòmí ò sì ní fílẹ̀ mọ́ títí tí ó fi tí ó fi kó láyé so ìran mẹ́ta làwọn èèyàn aláwọ̀kọ́ àwọn tó ń mẹ̀dítọ́lọ́wọ́ bá fi dá wọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọn ò ti ẹ̀gbà pé ìdí kankan wà tọ́lọ́wọ́ bá fi dá gbogbo èèyàn àbáwọn ò ti ẹ̀gbà pọ́lọ́wọ́ bá ń bẹ gan ẹlẹ́ẹ̀kẹta làwọn tó ṣe pé ìdí tí wọ́n rò pọ́lọ́wọ́ bá fi dá wọn ìdí yẹn kọ́ wọ́n ṣàṣìṣe níbi purpose tọ́lọ́wọ́ so ọlọ́wọ́ bá wá máa ń padà kí yẹn mọ̀ kí ni wọ́n ń pè ní islam gẹngẹn so ta bá ti wọ́n mọ̀ tá a sì ti gbà ní pé Ọlọ́run bá ló dá ayé Ọlọ́run bá ò sì dá wa ní ti orí kí ni ìdí tí fi dá gẹngẹn kí ni ìdí tí Ọlọ́run subhanahu wa ta'ala tó fi dá wa gẹngẹn ìdí tí Ọlọ́run bá fi dá wa ní pé káwá jọ́sìn fún wọn ìdí tí Ọlọ́run bá fi torí ẹ̀ dá pé káwá jẹ́ ẹrú fún Ọlọ́run bá sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá ní ìyìn dá aljanna àtọmọ èèyàn àyàfi nítorí kan wá jọ́sìn fún mi o ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ìyìn wá rízìkí kàkà bẹ́ẹ̀ sì ni ìyìn wá kí wọ́n fún mi ọlọ́run bá jẹjẹ ọlọ́run wá inna Allaha huwa ar-razzaqu dhul ọlọ́wọ́n bá lọ́ba olùpèsè ọlọ́wọ́n bá ní ọbọ̀ olùpèsè lọ́pọ̀ arọ́záàkù lọ́wọ́n bá ọlọ́wọ́n bó fẹ́ kẹ́ pèsè fún zolùkú wàtí ilmatin ọba tó ní agbára ọba tó gbangban lọ́wọ́n bá ẹwọ́n summarize di tó fi dáwa tó sọ fún wa ní sókí wa ma khalaqtul jinna wal insa illa liya'budun èyí dáàlì jẹnu àtọmọ so téèyàn bá ti wá mele pé ìdí tọ́lọ́wọ́ bá fi dáwa òun náà ni pé káwá jọ́sìn fún Ọlọ́run bá láyé in tọ́lọ́wọ́ bá torí ẹ̀ dáwa ni ẹ̀wọ̀ káwá jọ́sìn fún Ọlọ́run bá nìkan ṣoṣo láyé bó wá láti ṣe jọ́sìn fún Ọlọ́run bá nígbàtá àti mà tọ́lọ́wọ́ bá ti ṣàlàyé pé ìdí tóun torí ẹ̀ dáwa náà ni pé káwá fún òun kò sí Ọlọ́run bó ní fi kò ní fi wálẹ̀ máa ṣe tó wù wá bó tọwà bó láti jọ́sìn fún òun ìdínú tọ́lọ́wọ́ bá fi ráwọn òjíṣẹ́ ìdínú tọ́lọ́wọ́ bá fi sọ àwọn tíra kalẹ̀ ìdínú tọ́lọ́wọ́ bá fi sọ ìmọ̀nà kalẹ̀ ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi ráwọn òjíṣẹ́ o pé káwọn òjíṣẹ́ kan wá tọ́ wọn sọ́nà bóò ni a ṣe jọ́sìn fọ́lọ́wọ́ bá ìjọ́sìn tọ́lọ́wọ́ bá torí ẹ̀dá wọn yẹn bóò láṣe máa ṣe fún bóò láṣe máa jọ́sìn fọ́lọ́wọ́ bá bóò ní ìjọsìn fún ọlọ́wọ́ bá bóò ní ó ṣe rìnlẹ̀ torí pé tó bá mẹ́ nílà akáwọn èèyàn ẹlòmí ilẹ̀ máa jọsìn fún gí kúrò pé ṣẹ̀bẹ́dà ọlọ́wọ́ bá náà ni òun fi ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá náà ni ṣùgbọ́n ọlọ́wọ́ bó fẹ́ ọmọ èèyàn lẹ̀ lórí làákàyè rẹ̀ ọlọ́wọ́ bá rán àwọn òjíṣẹ́ fún wọn sí wọn ọmọ èèyàn tó bá yẹ pé pa wọ́n run ni láìsí pé òun kọ́kọ́ rán òjíṣẹ́ sí wọn lára àwọn nǹkan tí wọ́n kọ́kọ́ sọ ni pé Ọlọ́run bá ọba sì kọ́kọ́ rán òjíṣẹ́ sí wa Ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá ní walau anna ahlaknahum bi'adhabin tó bá laula arsalta ilayna rasulan ó bá sì ránjíṣẹ́ sí wa fanattabi'a ayatik nítorí kába fi lè máa tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ àwọn àmì rẹ̀ min qabli an nadhilla wa nakhza síwájú ká tó wá yẹpẹrẹ kásì tó sófò so àwọn mèèyàn gan fúnra wọn gan fúnra wọn àwọn gan wọn ó padà jẹ́wọ́ pé a ká ní ọlọ́wọ́ bọ̀ wọ̀n òjíṣẹ́ sí ni lára àwọn nǹkan tí wọ́n bá sọ ní pé Ọlọ́run ọba sì ń jíṣẹ́ sí wa ká gba tó ń sọ kábà fi lè máa tó fẹ́ jíká sí so in tí làákà ọmọ èèyàn gan yóò padà pẹ̀pẹ̀ sí nígbà tó bá rí òdodo nígbà tí làákà ọmọ èèyàn tó bá fẹ́ sọ òdodo tó ṣe tán láti gba òdodo tó sì fẹ́ sọ òdodo òun gún ó padà jẹ́rìí sí pé Ọlọ́run ọba sì ń jíṣẹ́ sí wa bọ̀ ó lè máa tara rẹ̀ láyé pé àwọn ò ní bùkátà sójíṣẹ́ ṣùgbọ́n nígbà tó bá dáyé òdodo tó fẹ́ sọ òdodo tóun náà mọ̀ pé ah

bí èyàn bí tiwa náà ní kí wọ́n jẹ́ sọ́lọ́wọ́ bá ṣe wọ́n léyàn sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sí àwọn òjíṣẹ́ tí wọ́n ma wá jíṣẹ́ fáwọn èèyàn pé bó báyìí lẹ́sì ìjọsìn fún ọlọ́wọ́ bá o eléyìí sí ìjọsìn ọlọ́wọ́ so ọlọ́wọ́ bá tó wá sí wọn ní abara bí tiwa náà ọmọ èèyàn lọ́lọ́wọ́ bá sí wọn torí to tó bá ipò Ọlọ́run bá sí àwọn òjíṣẹ́ yìí ní màláíkà ní kò bá lè fún wa gan kò bá lè fún wa gan torí pé oríṣiríṣi àwọn nǹkan tó rọ àwọn kò rọ àwọn àwọn wọ́n èé jẹ wọ́n èé mú ìtọ́nà bá pa wọ́n náà yóò fẹ́yàwó orísìírísìí àwọn nǹkan tó rọ kiri káàwà ṣùgbọ́n Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ ó rán àwọn òjíṣẹ́ látara wa látara pé gbogbo àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sáwà náà yóò máa ṣẹlẹ̀ sáwọn náà ká máa wá gbogbo àwọn náà ṣe ń ṣe lára àwọn orí Ọlọ́run bá tó ga jù lórí wa ni so tẹ́lẹ̀ bá ti yé wa tí làákàí rẹ̀ àdámá rẹ̀ tí ò bá ti dàrú gbogbo àwọn nǹkan yìí ò lè fún yàn láti gbàgbọ́ bẹ́ẹ̀ sì ni kò lè fún yàn láti gbà so tí yàn bá ti mẹ́lẹ̀ tó sì gbà wọlé táwa ni a bóò láti ṣe wá ma kílẹ̀ sí ọlọ́wà bá gẹngẹn bóò láti ṣe ma kílẹ̀ sí ọlọ́wà bá gẹngẹn àti pé bóò láti ṣe ma pé ókè ah, in táwọn òjíṣẹ́ pèpè sí ni tó pé oríṣiríṣi ẹ̀sìn ló wà tó sì ń sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ní àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ló sọ táwọn ń ṣe ló sọ kalẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀sìn ló wà tí wọ́n ń pàpẹ̀ mara ilé àwọn Jíù àwọn Yahudi ń pàpẹ̀ mara ilé so àwọn Christian náà ń pàpẹ̀ mara ilé pé àwọn míì náà wọ́n pàpẹ̀ mara ilé pé ànábí Ọlọ́run bá kalẹ̀ àwọn ń tẹ̀lé wàtò oríṣiríṣi oríṣiríṣi àwọn irú àwọn nǹkan báyìí abẹ́lùmí gan ni tí ìsá annabi ọlọ́wọ́ bá tí wọ́n sì parọ́pá annabi ọlọ́wọ́ bá ni bí a búdá o annabi ọlọ́wọ́ bá ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni ó wá jíṣẹ́ lórílẹ̀ ni àtoríṣiríṣi àwọn ẹ̀sìn láyé lónìí bóò yíó a eléyìí gan ni ẹ̀sìn tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ o àwọn eléyìí náà sì ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ bá in ta fi mọ̀ kalẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n Ọlọ́run ọba ṣe orí ńláńlá kan fún al'umman nabi sallallahu alaihi wasallam al'umman nabi wa muhammad òun náà ni pé Ọlọ́run ọba sọ tíra kalẹ̀ fún wọn tíra tó yí pé kò ní yí padà bẹ́ẹ̀ sì ni àwọn anù ní wá bá la ya'tihil batilu min bayni yadayhi wa min khalfi anù ní wọlé tọ̀ níwájú ni àbí lẹ́yìn so àsọ̀kalẹ̀ ni látọ̀dọ̀ Ọlọ́run ọba ni so tí yẹn bá ti mẹ́lẹ̀ ọlọ́wọ́ bá sọ alkùránì kalẹ̀ fún wa tíra tó ṣe pé kò ní yí padà àwọn èèyàn sì nílé wọn ò nílé yí padà títí tọ́lọ́wọ́ bó fi káàkún lẹ́wọ̀ èyàn wá òdodo lọ síbẹ̀ bẹ́ẹ̀ sì ni èyàn ma wá ìmọ̀nà lọ síbẹ̀ èyàn ma wá pé ha ah, kí ni tó jíṣẹ́ mú so ti wá ha ah, àsáwọn tí wọ́n ń pàpẹ̀ mara apá wọn tẹ̀lé àwọn òjíṣẹ́ tó síwájú àsí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn òjíṣẹ́ imú wa àsí wọ́n ti yí padà àsí àwọn tó sì pé wọ́n ń pàpẹ̀ mara pé àwọn tẹ̀lé ànábì Ìsá àsí wọ́n ti parọ́ mọ́ ànábì Ìsá àsáwọn tó ń sọ pé àwọn tẹ̀lé ànábì Mùsá àsí wọn ò tẹ̀lé ànábì Mùsá wọ́n tún yí àwọn ó tún sọ fún wọn pé òjíṣẹ́ Ọlọ́run bá ń bọ̀ wá yóò tún wá ìmí tún bọ̀ wá lẹ́yìn òun láti wá ṣàlàyé fún wọn wọn tún tẹ̀lé wọn tún parọ́ mọ́ wọ́n lọ́mọ zina ni àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti àwọn àwọn onítẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba gangan ẹwà rí ìmá tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba kan àbí ìmá tẹ̀lé ìsà ìgbàgbọ́nú òjíṣẹ́ Ọlọ́run ọba kan ìsà ìgbàgbọ́nú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni bẹ́ẹ̀ sì ni ìgbà nabi wa muhammad sallallahu alaihi wasallam wọlé ìgbà gbogbo àwọn òjíṣẹ́ wọlé ni torí pé òun lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ṣe adé fún gbogbo àwọn òjíṣẹ́ pátápátá ló sì fi ṣe ìgbẹ̀yìn fún wọn ló sì fi ṣe pé gbogbo ẹni tó bá ti muhaiminan alayhi lọ́lọ́wọ́ bá pè lọ́lọ́wọ́ pé al-Qur'an òun ní ń so eléyìí ló jẹ́ kó yá pé so tí èyàn bá ti ẹ̀ ti gba nabi sallallahu alaihi wasallam èyàn ti gba anabi Isa Jesus àti èyàn ti gba wa èyàn ti gba lójíṣẹ́ èyàn ti gba bọ́nà rẹ̀ èyàn ti gba nabi Musa èyàn ti gba nabi Dawud àtàwọn nabi Ọlọ́run bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti tí èyàn bá ti ń tẹ̀lé ìtàn nabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ kalẹ̀ àti àwọn àmá tó sì pé ń sọ pé àwọn tẹ̀lé ànábì Mùsá tó sì pé wọn ò tẹ̀lé oríṣiríṣi àwọn èèyàn náà sọ pé àwọn tẹ̀lé àwọn èèyàn láyé tó sì ṣe pé táwọn ènìyàn ń ṣe yàtọ̀ sí tí ẹni tó sọ pé àwọn tó ṣe àbí tó pa wọ́n kan máa ṣe so ilé yóò fi yé wa pé pàtàkì ìgbọ́ ìsìláàmù tán nábì sallallahu alaihi wasallam so pàtàkì ìgbọ́ yé pàtàkì ìtẹ̀lé torí pé ẹ̀san tẹ́yìn ní wájú Ọlọ́run ọba nígbàtẹ́yìn bá dé wájú Ọlọ́run ọba ẹ̀san al'umman nábì gagan ẹ̀san ẹni tó tẹ̀lá nàbí wọn Muhammad òjíṣẹ́ Ọlọ́run bá tó dáa jùlọ èyàn gba ẹ̀san pó tẹ̀lá nàbí Ìsá ó tẹ̀lá nàbí Mùsá so gbogbo eléyìí yóò fi jẹ́ kí èyàn yóò fi yéyàn yóò sì tó fi rinlẹ̀ pé èyàn gbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ ìsìláàmù kí ni ń jẹ́ ìsìláàmù lódodo kí ni in tó ṣe pé téèyàn bá ti ṣe èyàn ti yàtọ̀ sí oríṣiríṣi àwọn nǹkan táwọn èyàn ń sọ àbórísírísí àwọn nǹkan táwọn èèyàn ń so ìdí ni ìtẹ́yàn fún gbọdọ̀ mọ̀ kí ni islam dodo àti pàtàkì àti ìjẹ́ ọ̀ràn èèyàn kí èèyàn mọ̀ islam yẹn gangan so tẹ́lẹ̀ tó bá fi tó bá ti yé wa insha allahu ta'ala ibi tá ti dó níbi ọ̀rọ̀ eléyìí ni ká tó tó tẹ̀síwájú níbi ọ̀rọ̀ mi tí ó tẹ̀lé lé insha allahu ta'ala an bẹ̀rẹ̀ wọn bá kó ṣe wá musulmi òdodo mùsùlùmí tí ó kú lórí nǹkan táwọn annabi ọlọ́wọ́ bá wà lórí ẹ̀ kó mọ́ sí wá lẹ́ni tí ó kàn máa rò pé ọlọ́wọ́ bá sẹ́ni tó dáyé àbáyé kan bẹ láìsí nǹkan kan ni so gbogbo àwọn ọ̀rọ̀ ìròrí báyìí kìí jẹ́ kíyàn mọ́ tó kàn tó fẹ́ ṣe láyé gangan kìí jẹ́ kíyàn ní ìdájúkọ ibi tí ìsẹ̀mí rẹ̀ ibi tí ń lò sẹ̀mí lọ kìí jẹ́ kó wa kún bèèrè kó túnmọ̀ wá sí wá tí ó rò pé òun ti rídìí tọ́lọ́wọ́ bá fi dáyé àbóhun ti rọ́nà tó ń fi jọ́sí fọ́lọ́wọ́ bá kó ìṣe pé kìí sọ́nà tọ́lọ́wọ́ bá fẹ́ nìyàn so torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló tún wà báyìí gan ẹgbẹ́ wọn rò pá àwọn ti mọ àwọn ti gbàgbọ́ nínú pé Ọlọ́run bá wà Ọlọ́run bá ló sì dáyé wọ́n tún wá ṣàṣìṣe níbi bó ni wọ́n ṣe jọ́sí fọ́lọ́wọ́ àbí kí nìdí tọ́lọ́wọ́ fi dáyé gangan so Ọlọ́run bá kó ṣe wá ní mùsùlùmí òdodo Ọlọ́run bá kó máa bá iṣẹ́ wa jẹ́ hadha wallahu alam wa sallallahu wa sallam wa baraka وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك